náà alhamdulillahi rabbil alamin wasalatu wasalamu ala rasulillah gbogbo oyin ni fún allah subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ àti gẹ̀ fún annabuwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ó ṣe pamọ́ fún ẹni kọ̀ọ̀kan wa pé lára àwọn ojúṣe àwọn ahlu sunna ò ní wípé tí àwọn òbílẹ̀ jẹ́ àwọn ẹni àánú àwọn olùdáǹkanrú àwọn olùgbé ìrújú tó bá ti gbogbo àtọ́ ti ń gbé ìrújú sínú ẹ̀sìn allah subhanahu wa ta'ala tí wọ́n bá ti ń tan ìbàjẹ́ ká lórí ilẹ̀ tí wọ́n ti ń kó ìrújú àti ìsọnù fún àwọn ẹ̀dá Allah subhanahu wa ta'ala lára ojúṣe àwọn ahlu sunnah òun náà ni kí wọ́n gbìyànjú láti ṣàlàyé àánú yẹn kó clear sáwọn èèyàn kó hàn sáwọn èèyàn pé ah, because anabuwa Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ ká mọ̀ pé ad-dinu an-nasiha ẹ̀sìn tí so kí a ṣe ànàsíhà fúnra wa pẹ̀lú pé ká ṣòótọ́ pẹ̀lú ra wa ká ṣòótọ́ pẹ̀lú ra wa ohun tí àwọn yẹn bá ń sọ ní ohun tó yẹ kó tako ẹ̀ṣẹ̀ Allah subhanahu wa ta'ala àwọn tó bá nímọ̀ nípa ẹ̀ àwọn èèyàn lè fún wọn kí wọ́n ṣàlàyé pé á ah, eléyìí o ìdẹ̀ṣẹ̀ Allah subhanahu wa ta'ala wù ni o ìbẹ̀ṣẹ̀ Allah subhanahu wa ta'ala jẹ́ ni o pàápàá jùlọ òjíṣẹ́ Allah sallallahu alaihi wa sallam wọ́n sọ fún wa wọ́n sọ pé man ra'a minkum munkara falyughayyirhu biyadihi ẹni tó bá rí munkar tó bá rí ìbàjẹ́ tó bá rí ohun tí ò dáa tó bá rí nǹkan tí ò bá mú kó gbìyànjú kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ tí ò bá wá rí ṣe pẹ̀lú pé kó yí padà pẹ̀lú ọwọ́ kí irúfẹ́ ẹgbẹ́ kó gbìyànjú kó yí padà pẹ̀lú ahọ́n ìgbà tó wá di pé kò lè rí yí padà pẹ̀lú ahọ́n nígbà náà nǹkan kó wá yí padà pẹ̀lú ọkàn tó lára ìmójútó ojúṣe yìí òun náà ló máa yẹ ká sọ ọ̀rọ̀ kékeré kan nípa fọ́nrán fídíò kan eléyìí tí àwọn ẹni àánú tí wọ́n ń gbé káàkiri pàápàá jùlọ púpọ̀ náà tó jẹ́ ọ̀tá ìṣẹ́ Allah subhanahu wa ta'ala tí wọ́n ń gbé káàkiri láti fi ja àdìsọ́kàn àwọn mùsùlùmí láti fi ja lógun láti fi ja ìgbàgbọ́ àwọn mùsùlùmí láti fi ja lógun láti máa sọ pé rárá sẹ́ àwọn ọmọ gbé àsíyà ẹ̀sìn àṣeétánì àwọn ọmọ gbé sókè ni àwọn ọmọ gbé àsíá ẹ̀sìn àwọn yahudi àwọn ọmọ gbé sókè ni tí wọ́n sì fẹ́ ṣiṣẹ́ tó pé káwọn rẹ ẹ̀sìn Allah subhanahu wa ta'ala káwọn rẹ̀ lẹ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala gbà fún wọn lórílẹ̀ yìí gbogbo ìgbà tí wọ́n bá ń sapá tó bá ń gbé ìgbésẹ̀ láti rin ẹ̀sìn Allah subhanahu láti rẹ̀ lẹ̀ Allah subhanahu wa ta'ala náà ló ń fa ẹ̀sìn ní àwọn tí wọ́n gbógun ti ẹ̀sìn Allah sọ̀tàlà láwọn tó wà lágége tó wà lẹ́kọ̀ọ́ tí wọ́n yẹ pé gbogbo ọjọ́ ayé ojoojúmọ́ bá ti ń jí bí wọ́n ṣe wú òpó kan náà pọ̀ ẹ̀sìn Allah subhanahu wa ta'ala làwọn máa ń ronú pàì pé kí ló tún kù nú ẹ̀sìn táwọn èèyàn mọ̀ tó rìnlẹ̀ nú ẹ̀sìn táwọn èèyàn mọ̀ tá fẹ́ wú báyìí o so òní bí wọ́n sọ pé àwọn gbàdí sì wọlé ọ̀la kọ́ ní ẹ̀sọ́ Bukhari ọmọ ògbà wọlé mọ́ àwọn sọ̀hábà kọ́bẹ̀ wa Umar so lára àwọn ète wọn láti fi dá ẹ̀sìn àwọn mùsùlùmí rú pàápàá jùlọ nílẹ̀ yorùbá láti fi jẹ́ káwọn èèyàn kọ́kọ́ sọ òyàn di ọmọ lẹ́yìn àṣetọ́n kọ́ sọ òyàn di ẹni tí mo lé ẹ̀sìn àṣetọ́n lára àwọn ète wọn òun ni pé kọ́ bẹ̀rẹ̀ sí fọ́ sí àwọn olórí àwọn tó jẹ́ àwọn olórí àwọn àṣàyọ̀ àwọn tó yẹ pé àwọn ni wọ́n jogún àwọn olùdáyẹsẹ̀ Allah subhanahu wa ta'ala nínú ìdárú tí jahadu dirham àti jamil sofwan tí wọ́n ti gbé kalẹ̀ àwọn tí wọ́n jogún àsíyà ká máa dẹ̀sẹ̀ Allah subhanahu wa ta'ala àwọn àṣàyọ̀ kọ́ máa jẹ àwọn mùsùlùmí nípa láti wà lábẹ́ àwọn àṣàyàn láti wà lábẹ́ ẹni tó jẹ́ àwọn olùgbógun ti àkídà àwọn mùsùlùmí so lára àwọn ète wọn òun náà ilé yìí o wọn náà wọn yọ mufti kan nígbà tí rọfídọ àwọn rọfídọ àwọn ṣíà wọn náà wọn yọ mufti fún àwọn mùsùlùmí kí ló kẹyìn àtàwọn mùsùlùmí ẹsìn fún mùsùlùmí kalẹ̀ bí ẹsìn mí lẹ́yìn ṣe ń ti ṣèbí rọfídọ lẹ́yìn ṣèbí ṣíà lẹ́yìn ṣèbí àwọn tó ń bú àwọn sọhábà lẹmí ni ẹ̀yin ṣe mùsùlùmí náà kí ló kàn tí àtàwọn mùsùlùmí ẹgbẹ́ sọ pé ilẹ̀ yọ mufti fún àwọn mùsùlùmí so ẹwà lọ pẹ̀lú ńlá gun mùsùlùmí lọ́rùn pẹ̀lú ńlá ẹ̀ tó ṣe pé ọ̀tá mùsùlùmí ni so ọ̀tá mùsùlùmí ẹni tó kún gbógun já akíra mùsùlùmí ni ẹ̀lọ́ ńlá bọ̀ lọ́rùn so wọ́n kò lè jọ wá lójú irú ìyàwó náà ni ẹni tó jẹ́ pé ọ̀tá wọn sọ́hábà ló fẹ́ yàn fún mùsùlùmí tẹ́lẹ̀ ni ó yàn fún wọn because wọ́n fi náà kò nífẹ̀ẹ́ Islam so iṣẹ́ àwọn ọ̀gá rẹ̀ ní Iran iṣẹ́ àwọn ọ̀gá rẹ̀ náà wọ́n fìdọ̀ náà ní jẹ́ so gbogbo bí ó ṣe kó ìpalára báwọn ẹ̀sẹ̀ àwọn ni wọ́n máa lé káàkiri so lára rẹ̀ ni pé wọ́n mọ̀ wọ́n fẹ́ gbé irú ẹni báyìí kalẹ̀ ní mufti ó lè máa yapa ẹni tó wà tó tí àwọn èèyàn mọ̀ lórí àwọn mùsùlùmí nàìjíríà ni gbogbo yẹn ti mọ̀ pé ah, olórí àwọn mùsùlùmí nàìjíríà o sòótọ́ ní Sókótó ni so tó bá fẹ́ gbààwẹ̀ sòótọ́ ní sọ pé à ah, wọ́n ti kó ṣùgbọ́n báyìí wọ́n ti kó ṣùgbọ́n báyìí wọ́n àwọn fẹ́ gbé lómi wá tẹ́kọ̀ òun tiẹ̀ níṣẹ́ kíni òun tiẹ̀ wọ́n wá oṣù kankan yóò kàn gbé sórí mobile yìí náà ni yóò sì wò sára kun yóò sì náà gbé fatiwa kalẹ̀ ya ìjọba ilẹ̀ gbààwẹ̀ láì ní ìyá ìtúyà pa àṣà náà sọ̀tàn òun ò ní sọ pé yẹ ẹyẹ káwọ ìjàmbá oṣù bá ti gbé gíláàsì ẹ sókè mú báyìí òun fáwọ òun mọ fọyàn déètì lọ́yà ẹ mú déètì báyìí máa mú déètì ló máa mú déètì àwọ̀ ẹ̀fẹ́ tó mú déètì ẹni tó mú déètì jọ ìyàwó ẹni mú jọ tọ́fẹ́ ṣe òkú tọ́fẹ́ ṣe ìjọba ìlágbára so kọ́mọ́ tó wá pé a máa àwọn onígbọ̀ o kò pé wọ́n fẹ́ yapa mùsùlùmí náà ẹni tó bá yẹ pé ìpínlẹ̀ rẹ̀ náà nìyí wọ́n ṣe ń ìyá àti mọ irú ète èyí tí wọ́n ní against Islam láwọn tó wá ń jẹ́ kí ètò yẹn túbọ̀ hàn wọ́n wó láwàní fún mufti àwọn àṣàyàn wọ́n wó láwàní fún tàgbé láwàní fún ó bẹ̀rẹ̀ báyìí nǹkan ó bẹ̀rẹ̀ sí da àwùjọ gbìn so ó bẹ̀rẹ̀ sí da àwùjọ gbìn pẹ̀lú ó máa dé ète láti gba àkílà àwọn mùsùlùmí lọ́wọ́ wọn láti gba àkílà àwọn mùsùlùmí jẹ́ láti pa mùsùlùmí kèfèrí lára rẹ̀ ó náà ní fídíò rẹ̀ tó ń lọ káàkiri lẹ́jọ́ mẹ́ta yìí tó ń sọ mí pé ẹ ká sọ pé tawhid pé ó wà lọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ tawhid rububiyya tàwùhídù ká gbà pé Allah subhanahu wa ta'ala òun lọ́ba dẹ́dà tó dá wa òun lọ́ba tó ń pèsè jẹ òun fún wa òun ní ọba èyí tó ń ṣàkóso àlámọ̀rí wa ó ní ẹ tàwùhídù yẹn àti pé ẹlẹ́ẹ̀kejì ká sọ pé tàwùhídù olùhíyà pé Allah subhanahu wa ta'ala nìkan ló tọ́ka jọ́sìn fún kò tọ́ka jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kẹta tàwùhídù asma'i wa sifat ká gbàgbọ́ nínú àwọn orúkọ àtàwọn èèyàn Allah subhanahu wa ta'ala pé àwọn náà fi ń ga jùlọ kò sẹ́ni tó ní orúkọ àbí ìròyìn bí Allah subhanahu wa ta'ala ká gbàgbọ́ ní eléyìí o láì ní máa fi wéta àwọn ìdá kankan láì ní máa bèèrè pé báwo ló jẹ́ báwo ló ṣe rí eléyìí tó jẹ́ pé ohun tó ń rinlẹ̀ nínú pé bí àwọn tàwọn ìdíṣẹ́ wà ní Oh, that's dá so oh, that's almost sí àwọn sáyẹ̀lì ẹ̀sìn pé ọ̀rọ̀ ìjìyà ti báyìí ọ̀rọ̀ ìjìyà ti báyìí o ó bẹ̀rẹ̀ báyìí kọ́ o láti ibi ta òfíìdì ló ti lọ́mù pẹ̀lú pé kí ni ohun tó ń bí wọn náà nìyẹn ká jọ́sìn fún Allah subhanahu wa ta'ala àwọn ọmọ ẹlẹ́yìn èṣù èṣù fẹ́ ká jọ́sìn fún ọlọ́mọba táwọn kí èṣù lè ṣèlérí fún Allah pé ara o wọ́n sọ láàrọ̀ yẹn náà wọ́n yọ̀rọ̀ yìí gbogbo wọn ni máa sọnù àwọn ìránṣẹ́ tó fẹ́ because téèyàn máa ń ṣe pé èèyàn ń jẹ́ ó ń ṣiṣẹ́ èṣù gbogbo nǹkan ṣe pọ̀ nú ẹ̀sìn báyìí tó rí jà tó yẹ pé tawhid ó sì kó òsìlẹ kò tiẹ̀ tó kọ́ tó fún ọ kò jẹ̀sẹ̀ aláàlógún ìyọ́ kan tó ń sọ pé ojú tó tó ń sọ pé àníyàn ní o ọ̀tá ẹ̀sìn àwọn mùsùlùmí ni wọ́n ojú tó ti kọ́kọ́ mú kọ́ òun náà ní wípé ibi tawhid ìmú Allah lọ́kan ṣoṣo ní ẹ tawhid mẹ́ta lọ́kan ni so òun mọ̀ mọ́ pé ní mẹ́ta lọ́kan láti yẹ kó dàbí bí ìgbàgbọ́ àwọn kèfèrí àwọn nàṣọ́rọ̀ àwọn kírísítẹ̀n ni o ìmọ̀kílẹ̀ àwọn kèfèrí ní àwọn kírísítẹ̀n Uh, Allah subhanahu wa ta'ala dídí declare àwọn ni pé kèfèrí lẹ́yìn lórí pé wà lórí àkídà mẹ́ta lọ́kan Allah sọ ní Quran ní sọ́tù Maida verse 73 uh, Allah sọ pé laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha àwọn tó ń sọ pé ọlọ́ọ̀bá mẹ́ta lọ́kan ni wọ́n ti di kèfèrí o ó wá mọ̀mọ́ fẹ́ wọ́ irú àkídà yẹn sáwọn mùsùlùmí náà lẹ́sẹ̀ pé àwọn mùsùlùmí kọ́ wọ́n ti ń sọ irú ọ̀rọ̀ táwọn ọ̀nà sọ́wọ́n sọ pé ìmọ̀lọ́lọ́kùnṣe ń kọ́ mẹ́ta lọ́kan ni tó eléyìí kọ́ wọ́n jẹ́ ọ̀nà láti fẹ́ pé àwọn mùsùlùmí ní kèfèrí àti láti jẹ́ kí àwọn tí wọ́n ń pè àwọn èèyàn síbi pé kí wọ́n sin Allah subhanahu wa nìkan láti fẹ́ máa fi hàn hàn sára ibi pé ah, ah, ẹlẹ́bọ ni wọ́n kèfèrí ni wọ́n ń pè kò sí mẹ́ta lọ́kàn ni o so ẹ sì máa gbọ́ Ibn Taymiyyah ló ń kà fára àwọn èèyàn Ibn Wahb ló ń kà fára àwọn èèyàn kí ló wọ́n ń ṣe yẹn èbí ète láti kàfàrà bí tẹ̀míyà ni ète e láti kàfàrà àwọn ahlu sunna ni ète e láti pin àwọn mùsùlùmí kèfèrí ni kó máa lọ ọmọ àkídà àwọn kèfèrí lẹ́sẹ̀ pé ẹ ohun tó ń pèpè sí mẹ́ta lọ́kan ni so ẹ wo ọ̀rọ̀ burúkú so ó wá ní pé ẹ nínú ọ̀tọ́ wọn sọ ní pé ẹ Ibn Taymiyyah òun làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ pín tàwọn ṣíìdì sọ́dọ̀ mẹ́ta eléyìí ọ̀rọ̀ tó ń tọ́ka sí pé aláìmọ̀kan tí ò mọ̀ kankan náà ṣe máa wà lẹ́yìn tí wọ́n ẹni tó de plaster àbí pop tó gbé sí lórí àbí òṣùpá tó gbé sí lórí tó ń lọ pé òun ni mú fi àwọn yẹn àpẹẹrẹ pé nínú àwọn tó fi ń ga jù ní aláìmọ̀kan oníròyìn rẹ̀ because báwo lẹ ṣe fẹ́ wé kí ní sọ eléyìí tẹ́ sọ pé ẹ tó máa sọ tó máa sọ ọ̀rọ̀ tó correct pé every time you are looking at what is better every time you are looking at what is better alákọ̀ọ́kọ́ ohun tó sọ yẹn náà kò jọ wá lójú because òun kọ́ lọ́wọ́ kọ́ sọ ó jogún ẹ̀ lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn ọ̀gá rẹ̀ ni so àwọn tó jẹ́ àwọn tí wọ́n ń gbé àsíá tajahum so àti ah, ah, ẹ̀sìn jahum Safwan ẹ̀sìn ẹ̀sìn islam ẹ̀sìn tajahum ẹ̀sìn èmi yàtọ̀ ẹ̀sìn islam ni o ẹ̀sìn ká máa sọ pé ọlọ́run ọba ò níròyìn ọlọ́run ọba ò lóókọ so ọwọ́ wọn ga yóò ti gbà á an kò yàkan wọn ní náà tó wà ní táìmù wa yìí an kò ní Hasan ibn Ali Saqaf Ali Saqaf so eléyìí kọ́ nínú àwọn tó wọn gbé àsíá ẹ̀ dánilágbàáyé lòun náà so olùkọ́ tí àwọn tó ń pè ní at-Tandid biman addada tawhid إبطال محاولة التثليث في التوحيد والعقيدة الإسلامية ترى أكون يعني سو. ó ní òun kọ فما ìbáwí fún ẹni tó ṣe kíni ẹni tó sọ pé ẹta òhìdì pín tó kún sọ̀nà mẹ́ta so ó ní òun fẹ́ gbìyànjú láti bá ká sọ pé ta òhìdì kún sọ̀nà mẹ́ta wà á mọ̀ pé ní tẹ̀sílíìsì kẹ́lẹ́mẹ̀ wú kẹ́lẹ́mẹ̀ pé mẹ́ta lọ́kan ẹni ó náà pè bẹ́ẹ̀ tẹ̀sílíìsì ni ká sọ pé àkídà jẹ́ mẹ́ta lọ́kan eléyìí ìfẹ́ pọ̀ mọ́ kèfèrí náà ni so kò lè jọ lójú because àwọn tó yá síwájú wọn wọ́n kàn lè lámọ́lẹ̀ pé kèfèrí làwọn mùsùlùmí ni so aṣíwájú àti ẹni tó sọ lọ́dọ̀ tí wọ́n mìíràn yìí àti ọ̀gá rẹ̀ tó ṣáájú rẹ̀ sọ àti Hasan Ali Saqaf tó ṣáájú rẹ̀ sọ ọ̀gá wọn oná ni Zahidul Kawthari ìkọ́nà wọn ọ̀gá wọn tó ń gbé àti àtàjáhùn dá lásìkò yìí ni ó ti wá ṣáájú wa díẹ̀ Zahidul Kawthari náà ni òun a máa làámọ́lẹ̀ ipe àníbùnú tẹ̀mí àṣẹ kẹfìrí níbi tẹ̀mí à a máa là á mẹ́lẹ̀ àníbùnú kọ́ yìí mùsùlùmí kẹfìrí wọn so láwọn tó yẹ kó wọ́n jagun àwọn tí wọ́n ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn so àwọn kan kẹfìrí wọ́n sì mọ kígbe ah, àwọn alùsọ̀nù ń kàfàrà àwọn èèyàn wọ́n fẹ́ fi kàfàrà àwọn èèyàn yẹn wọ́n fẹ́ kọ́ èèyàn tó kẹfìrí ni o yàrá sì ń kọ́ àwọn gangan lọ̀gá àwọn tí ń pe àwọn mùsùlùmí ní kẹfìrí Allahu musta'an kára aṣọ akóni ọkùnrin so ọ̀rọ̀ tó ń náà sọ yìí Hasan bin Ali Saqafi yìí ó ti ṣíwájú rẹ̀ sọ́ọ́ nípa pé tawhid kí wọ́n sọ pé tawhid pín sọ́nà mẹ́ta and then ìsọ pé ó pín sọ́nà mẹ́ta ìṣe mẹ́ta lọ́kan ni eléyìí ó sọ pé àìmọ̀kan ni ká sọ pé ibùdó tèmi àlọ́ tó pin àìmọ̀kan di méjì ká mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ tawhid sọ pín sọ́nà mẹ́ta àbí kò pín sọ́nà mẹ́ta ohun tí a wùlọ̀ kọ́kọ́ mọ̀ ni pé anybody ò kọ́kọ́ wá láti wá pín tawhid sọ́nà mẹ́ta ibùdó tèmi àlọ́ kò sí ibùdó tèmi àlọ́ kò sí ẹ̀kan tó wá tó wá pín tawhid sọ́nà mẹ́ta sí sọ táwọn olùmọ̀ àwọn tó yọ wọn àfáìsìn tó máa ń sọ pé tawhid ká mú Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo tó máa ń sọ pé ó wà lọ́nà mẹ́ta ó rí bẹ́ẹ̀ pẹ̀lú istiqrar àtàkàbùn rẹ̀ wọ́n pè kan nínú ìmọ̀ wọ́n pè ní kábùn àti istiqrar òun náà pé ká wo àwọn ẹ̀rí tó wà fún kíní yìí nínú Kùránì tí Allah sọ̀kalẹ̀ fún wa ká wo ẹ̀rí tó wá fún kíní yìí nínú àwọn àhàdíìsì ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pàtàkì wò ó látòkè délẹ̀ a rí pé kò ju nọ́mbà báyìí lọ àwọn aláwọ̀ káàkiri for example sin tọ́wá bí ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ èdè náhù èdè lágbáwá pé ọ̀nà mélòó ni àwọn type of uh, type of uh, speech tó ṣe ń lágbá ṣe speech náà pé àwọn uh, irú ọ̀rọ̀ tá máa ń sọ pé ó pín sí ó pín sí ism ó pín sí fẹ́rẹ̀ ó pín sí noun ó pín sí verb ó sí harf so o wò lè dé sí ìkọ́sọ́ pé lágbájá kan sọ pé mẹ́ta náà ni pé eh, eh, noun uh, fẹ́rẹ̀ àti hàlùfù lókun sí sọlọ́wọ́ bí àwọn afáwọn sọ wọ́n mọ̀ pé mẹ́ta ló wà náà nìyẹn pẹ̀lú tàbí àti ìsìnkọ́ pẹ̀lú wọ́n wo gbogbo ọ̀rọ̀ sí lágbára máa ń sọ gbàtàn classify wọn rí classify kò jáde láàrin ọ̀rọ̀ ah, mẹ́ta yẹn wọ́n ah, tán Allah subhanahu wa ta'ala máa sọ nípa tawhid nípa pé ká mú ọlọ́ba alákọ̀ọ́ ṣoṣo pẹ̀lú pé òun nìkan lọ́ba tó dá wa ọba tó ń pèsè àrísìkí fún wa ọba tó gbogbo náà ń ṣe àkóso ìdarí gbogbo àlámọ̀ yìí wa ìgbà míì ọmọ wa á wá ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà míì sì nìyí Allah máa sọ fún wa ní Quran ìmú Allah subhanahu níbi ìjọsìn fún nìkan kó ṣe pé òun nìkan là ń jọ́sìn fún àjọ́sìn fún nǹkan mìíràn sí Allah subhanahu wa ta'ala ìgbà míì sì ní a rí pé ọlọ́wọ́ ń sọ̀rọ̀ nípa ká mú Ọlọ́run lọ́kàn ṣoṣo pẹ̀lú pé àwọn orúkọ rẹ̀ tó fi ń dáa jùlọ àwọn ìròyìn rẹ̀ tó fi ń dáa jùlọ Allah sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn gbogbo kò á nìkan kò ju mẹ́ta yìí náà lọ so àwọn afẹ́wà kọ mẹ́ta yìí sákòkè o eléyìí eléyìí eléyìí ọ̀nà sọ̀gbà mẹ́ta yìí so a ṣe wá sọ pé ẹ̀yàn kan ló kún sí mẹ́ta so eléyìí nǹkan àìmọ̀kan ní ìsọ̀kan ẹ̀yàn kan ló kún sí mẹ́ta àìmọ̀kan ní wọn kí ọ̀sán ọ̀kan lóbi sára pẹ̀lú pé ìkànkan nù àwọn tàwíṣìdì tá à ń sọ yìí kọ̀ọ̀kan náà ìpín tàwíṣìdì tá à ń sọ yìí ìkànkan nù rẹ̀ ló ní ẹ̀rí láti inú Qur'an ẹ jẹ́ ká mú lẹ́ẹ̀kọ̀kan Allah subhanahu wa ta'ala sọ nínú Qur'an wípé kul man rabbus samawati wal ard sọ fún wọn pé tani tó jẹ́ ọba sánmà àwọn sánmà àti ilẹ̀ tani ọlọ́run sánmà àti ilẹ̀ kulillah sọ pé Allah subhanahu wa ta'ala ni ẹni tó jẹ́ olúwa sánmà àwọn sánmà àti ilẹ̀ Allah subhanahu wa ta'ala ni ẹni wá wọlé sí ó ń sọ̀rọ̀ nípa ìjẹ́ olúwa Allah subhanahu wa ta'ala pàápàá jùlọ níbi aspect ẹni tó yẹ pé òun ló ní ìkápá sánmà àti ilẹ̀ ọba tó dá sánmà àti ilẹ̀ bákan náà Allah sọ nínú Quran tó tún súnmọ́ wípé Allahu khaliqu kulli shay wa huwa ala kulli shay'in wakil Allah subhanahu wa ta'ala lẹ́ni tó dá gbogbo nǹkan tó sì ní kápá lórí gbogbo nǹkan àgbègbè ọ̀rọ̀ yìí nǹkan ó ń jẹ́ ká ó ń fi rinlẹ̀ fún wa rububiyya Allah subhanahu wa ta'ala náà ní pé Allah òun náà ni ọba gbogbo nǹkan òun náà ni adẹ́dà gbogbo nǹkan òun náà ni olùkápá lórí gbogbo nǹkan ó fi rinlẹ̀ bẹ́ẹ̀ fún wa láwọn ọbọ̀mí inú Qur'an àti orí evidence arí ẹ̀rí fún Allah subhanahu wa ta'ala lára rẹ̀ lórí tó sọ́tún Fatiha tí wa iyyaka nasta'in ọlọ́wọ́n bá ìwọ nìkan la máa jọ́sìn fún pẹ̀lú wọ́n ṣe gbé iyyaka wá síwájú tí wọ́n fi ná àbúdù sí lẹ́yìn ìsẹ́ká sọ pé ná àbúdù ká àjọsìn fún ọ àbí àjọsìn fún ọ àwọn sọ pé iyyaka ìwọ nìkan la máa jọ́sìn fún àti sọ máa jọ mọ̀ pé àtúgbù jọ́sìn fún nǹkan mi mọ́ lẹ́yìn wọn Allah subhanahu wa ta'ala ìrànlọ́wọ́ ìwọ nìkan Allah subhanahu wa ta'ala máa wá ayípele nǹkan ó fi tàwíìdù mi lẹ̀ fún wa níbi aspect pé ọlọ́run nìkan làá jọ́sìn fún àkíjọ́sìn fún nǹkan mi so ẹ̀rí tawhidu uluhiyya nìyẹn bákan náà Allah sọ fún wọn sọ́tù bá kọ̀rọ̀ verse twenty one pé ya ayyuhan nas i'budu rabbakum ẹ̀yin èèyàn ẹ jọ́sìn fún olúwa yín ẹ jọ́sìn fún olúwa yín àṣẹ lè nǹkan tó ń pa ọ́ láṣẹ pé ẹnìkan tó máa ń jọ́sìn fún òun náà ni Allah subhanahu wa ta'ala gbogbo eléyìí fi ìrìnlẹ̀ fún wa nípa pé uluhiyya àti Allah subhanahu wa ta'ala ni àwọn eléyìí ni evidence uluhiyya evidence tawhidu al-uluhiyya ilé ìtàn àfáàrí tó dẹ́pọ̀ example náà nínú kọ mú ẹyọ example sí pọ̀ nínú Qur'an tọ́bọ́n ká máa ká à ní payọ́rọ̀ in the next two three hours bákan náà a tún example tó ń sọ̀rọ̀ nípa pé Allah subhanahu wa ta'ala ló fi ní àwúkọ àti àwọn ìròyìn tó fi ń dà jùlọ Allah sọ nínú Qur'an pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir sọ́tún ṣòro verse kò sí nǹkan kan tó fi ń dàbí Allah subhanahu wa ta'ala

olóyìn ọ̀tún kí ló tún fi rinlẹ̀ fún wa tàwíìdù asma wa sifat tàwíìdì mú Allah subhanahu wa ta'ala ní ọkàn ṣoṣo pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ bákan náà sọ ní sọ́tún Maryam bá 65 pé hal ta'lamu lahu samiyya ǹjẹ́ ó mọ ẹ̀ kankan ǹjẹ́ ó mọ ẹ̀ kankan tó fi ṣe kíni tó fi ní orúkọ tó fi ń mo kàn sọ nfẹ́ kó nfẹ́ kó dáhùn question tó fi nǹkan yẹn rinlẹ̀ ní pé bó ṣe rí náà nìyẹn kò sí yẹn kankan rẹ̀ sẹ̀ kò sí yẹn kankan question tó ń fi yẹn tẹ̀kírìrì ni pé kò sí yẹn kankan tó fi ní orúkọ bí Allah subhanahu wa ta'ala gbogbo wọn àyà sì ń sìn mẹ́ta tí mo sọ ń sìn o àwọn ìpè mẹ́ta yẹn kọ́ ó o dálà ó ń tọ́ka lórí pé tawhidu ìmú Allah subhanahu wa ta'ala lọ́kọ̀ọ́sọ pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ tó fi ń dáa jùlọ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó fi ń dáa jùlọ tó bá wọnú Qur'an látòkè délẹ̀ ò wá ní rí irú tàwíṣírù mi tí wọ́n tún mẹ́ṣọ̀ yàtọ̀ sí mẹ́ta yìí gbogbo àwọn ọ̀nà táwọn ti rí ńlá láti fi fẹ́lẹ́ kẹmi kún láti fi rí ìkún a rí i pé nítorí wá tó ń wá ń kọ́ yóò mọ kó sí abẹ́ ìkànnì mẹ́ta yìí so pẹ̀lú pé tó wá wo gbogbo Quran gbogbo ohun tí Allah subhanahu wa ta'ala mention nínú onírànran tawhid òdùn ẹ̀ta yìí lọ láti jẹ́ kí ìmọ̀ fi lè clear sáwọn èèyàn láti fi dá ìmọ̀ mọ̀ kókè ìmọ̀ nìyí because a ní láti jẹ́ kí ìmọ̀ kó clear sáwọn èèyàn kókè àwọn aṣẹ́kùn akẹ́kọ̀ọ́ kúkẹ́wò ní àwọn ibìkú àti láti rí nítorí jọmọ́ pé Allah subhanahu wa ta'ala ọba adẹ́dáwa Allah lọ́bọ̀ olùkùsáàkìsìkì lóṣùkọ́ ọkọ̀ṣọ́ alámọ̀rí àwọn àpẹẹlẹ ní rububiyya tó àwọn tó ní ṣe pẹ̀lú pé ká jọ́sí fún Allah subhanahu wa nìkan ṣo ká wọ́n fún kàmìyàtọ̀ sí Allah subhanahu wa nǹkan tawhidu uluhiyya àwọn tó ní ṣe pẹ̀lú kúkọ àti òyìn Allah subhanahu wa ta'ala nǹkan tawhidu tó bá pé tawhid hátà nínú nínú Qur'an ẹni àwọn àyàtì nínú Qur'an tó ṣe pé o ní ìran mẹ́tẹ̀ẹ̀ta tawhid aṣọ yín kọ́ ẹ sì bá kí n fara pẹ̀lẹ́ Allah sọ sọ́tù Maryam verse sixty five thousand and five wípé Rabbu samawati wal ardi wa baynahuma Allah subhanahu wa ta'ala ni olúwa àwọn sánmà àti ilẹ̀ àti tí ń bẹ láàrin méjèèjì fa'buduhu wastabir li ibadatihi hal ta'lamu lahu samiyya ǹjẹ́ òfin ǹjẹ́ ẹ̀kan fi ń wà tó gbogbo ẹ̀kan tó fi ní orúkọ tó fi ń dá àwọn orúkọ tó wí orúkọ Allah subhanahu wa ta'ala tábà wo túmọ̀ àyà yìí a rí pé ìran tàwùhídù mẹ́tẹ̀ẹ̀ta ìran ta ti mẹ́ṣọ̀ mẹ́tẹ̀ẹ̀ta nípa pé ká mú Allah subhanahu wa ta'ala kan ṣoṣo mẹ́tẹ̀ẹ̀ta ló ń bẹnu àyà yìí Rabbu samawati wal ardi wa ma baynahuma ọlọ́wọ́ bá sama ilẹ̀ àti kan tí ń bẹ láàrin méjèèjì ó ń tọ́ka sí tawhidu rububiyya ìgbà Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo níbi pé òun ni ọba olùkápá ọba adẹ́dá ọba olùpèsè àrísìkí òun nìyẹn rububiyya nìyẹn fa'budu wastabir li ibadatihi máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala mójútó ìjọsìn Allah subhanahu wa ta'ala dúnímọ̀ ìjọsìn Allah subhanahu wa ta'ala ó ń tọ́ka Allah nìkan la máa ń jọ́sìn fún àìkí jọ́sìn fún igi àbí ọkùnrin àbí èèyàn àìkí pé sáré bàbá anybody halitta alamulahu samiya ǹjẹ́ o fi ń mẹ́rin kankan tó fi ń ní orúkọ bí orúkọ allah subhanahu wa ta'ala eléyìí ń tọ́ka sí tawhidu asma sifat kájọ́ sifat allah lọ́kọ̀ọ́sọ ń kọ́ ń tọ́ka sí tawhidu uluhiyya so mẹ́rin tó fi ń ní orúkọ bí orúkọ allah subhanahu wa ta'ala ó ń tọ́ka sí tawhidu asma wa sifat àwọn tawhidu orúkọ àti ìròyìn allah subhanahu wa ta'ala nínú àyà kan adẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta ìpẹ́tàwíìdì mẹ́ bákan náà nínú sọ́ọ̀tù fatiha a máa ń kà lójúmọ́ náà ni asọ́pọ̀ bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin alhamdulillah gbogbo ẹ̀yìn fún allah subhanahu rabbil alamin rabbil alamin ọba gbogbo àgbáńlá yọ pátá ẹni tó jẹ́ ọba gbogbo ẹ̀dá pátá ó ń tọ́ka sí ubudiyya allah subhanahu wa ta'ala alrahman rahim ọba oníkejìlọ ọba àjẹkáyà ṣàkíyàwó tó ń tọ́ka sí wípé allah subhanahu ló fi ní àwọn orúkọ tó fi dájú lọ iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan la máa jọ́sìn fún ọ̀dọ̀ rẹ nìkan la máa wá ìrànlọ́wọ́ wa tó ń tọ́ka sí pé Allah nìkan la máa jọ́sìn fún tó ń tọ́ka sí tawhidu al-uluhiyya ká jọ́sìn fún Allah nìkan ṣo ká má mú orogún mú Allah subhanahu wa ta'ala bákan náà ní sọ́tún nas qul a'udhu bi rabbin nas wọ́n sọ sọ pé mo wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run àwọn èèyàn pẹ̀lú ọba àwọn èèyàn àgọ́bùnmẹ́ńkọ́ ó ń tọ́ka sí tawhidu uluhiyya ọlọ́wọ́n bá wọn yàn ilahin nas ẹni tí ó yẹ káwọn yẹn máa jọ́sìn fún lóhun nìkan ṣọlá jọ́sìn fún kàmí tó ń tọ́ka sí tawhidu uluhiyya malikin nas ọba àwọn èèyàn ilahin nas min ṣọ́lá sílẹ̀kan nas malikin nas nǹkan òun tọ́ka sí tawhidu tó jẹ́ aláṣẹ lórí àwọn èèyàn tó yẹ kó ló fi ní kápá lórí àwọn èèyàn ó ń tọ́ka sí tawhidu kí ni o ó ń tọ́ka sí tawhidu asma wa sifat pẹ̀lú pé mẹ́líkù mẹ́lík àti mẹ́lík lára àwọn ìròyìn Allah subhanahu wa ta'ala òun àwọn ìròyìn wa Allah musta'an so gẹ́gẹ́ ìsọ́sọ́jú tẹ́lẹ̀ ká mọ́ sọ pé ẹ̀kọ́ ló pin sọ́nà so tá a bá wo bó ṣe wà ní kwan káàkiri yẹn tó sì jẹ́ pé challenge ní anybody pé kó fi ẹlẹ́ẹ̀kẹrin kún àbí kó yọ ẹ̀kọ́ kó mẹ́kọ́ ẹ̀kún síbẹ̀ kò possible ò lè kẹ́yẹ̀kan yọ kó mẹ́ o ò sì lè fi ẹlẹ́ẹ̀kẹrin kún kò possible because bí Allah ṣe mention ní kwan nìyẹn so ẹni tó wá fẹ́ takò lè yọlé ó ti ràn jẹrí kí sùn máa tó pé nǹkan kan jẹ́ bídà pé ẹ ànábì ò ṣe oníkàwé ṣe ànábì ò ṣe because lára àwọn tí mufti wọn sọ nìyẹn mufti àwọn àṣàyàn wọn sọ nìyẹn mufti àwọn àṣàyàn wọn sọ pé ẹ pé bídà ni láti sọ pé tàwùhídù kúsìnà mẹ́ta pé for that reason kọ́ Ibn Taymiyyah kì í ṣe sálàfí because Ibn Taymiyyah kọ́ ó ti yapa àwọn sálàf ó yapa wọn ẹni ìṣíwájú but a ṣe sọ gbogbo yẹn inshallah so tó bá ti ń takú lé pé ẹbí náà ni wọ́n ṣe pín ṣáàbì sọ pé ta lókun sí ṣe é ṣàbí sọ pé ta lókun sí àwọn abíyà ìmọ̀ àwọn báyìí tó mọ́ ń gbé lárugẹ àwọn báyìí náà kọ́ tí wàá fi kù ni tó ń lọ pé ṣùgbọ́n tó sọlá báyìí ni àwọn májẹ̀mú ìwọ̀n iye nọ́mbà báyìí ni àwọn májẹ̀mú àlùwàlá iye báyìí ni àwọn òpó òpó hajj iye báyìí ni àwọn ọmọ yẹn hajj iye báyìí ni jọ ṣàǹnàbì ló ka ìpele yìí ni májẹ̀mú ìrun pé ṣùwútù sọ́là àbí iye báyìí ni súnànù ìrun àbí àtúlọ́kọ rẹ̀ àwọn habu inú ìrun ṣàǹnàbì ló kà pé iye lọ́mọ báyìí ni ṣàǹnàbì ló kà ṣèbí àwọn tó jẹ́ wọn àáfà ni wọ́n ń wọnú ẹ̀rí tó wà ókè wà ẹ̀rí báyìí nǹkan ó ń tọ́ka sí pé nǹkan báyìí o wájìbù ni iye báyìí ni àwọn àjìbá ti ó ń tọ́ sí pé nǹkan báyìí nǹkan ọ̀ràn yan irun ni iye báyìí lè rí nǹkan wọn ọ̀ràn yẹn ẹ̀rí báyìí ló ń sọ pé àwọn nǹkan yìí ó súnánù ni àṣegbọ́ súnánù ni lẹ́bẹ̀rẹ̀ sọ fíkù pé àṣegbọ́ rẹ̀ àṣegbọ́ rẹ̀ inú irun ni iye báyìí lẹ́nu ṣòṣì nǹkan lọ mú wọn fún pé ah, ẹ má sọ pé ìyá báyìí o ẹ̀kọ́ mọ́ ká àwọn èèyàn because ibi ká fi nọ́mbà sí ká fi òǹkà sí á jẹ́ kó rọrùn fún ọmọ akẹ́kọ̀ọ́ láti mọ̀ kékeré mẹ́ta nìkan báyìí òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ọmọ ń sọ nǹkan fún àwọn èèyàn tẹ́ pé wọ́n á fi òǹkà sí fáwọn èèyàn ẹ jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje o bí sọ náà àdìsàn sọlẹ àwọn mẹ́ta kan wà o àwọn adáàlì kìámọ Ọlọ́run ní ojú wo wọn Ọlọ́run ní bá wọn sọ adáàlì kìámọ so ìfi nọ́mbà sí ìfi òǹkà sí láti jẹ́ kó rọrùn fọmọ akẹ́kọ̀ọ́ láti dìímú ni kéèyàn ṣe pé ẹ ọ ṣe bídà àlẹṣù ti ẹgbẹnu ẹ̀yin sún fi kí wọn sọ pé àwọn ṣe bídà ní ẹsẹ wọn wà ẹ àbí òṣè àwọn sàbí òṣè àṣọgbẹni wọn sún fi wọ́n tún ṣe làásùn kọ́tìrì jọ mo bí ọ́ mo ń bí ọ́ sìn dáadáa mi lóhùn sìn àti sáré mi ṣe làásùn kọ́tìrì tó ń ṣe o làlátù kó omi tó ń ṣe tó ń pè làlátù kọ́dí tó ń kó àwọn èèyàn nìyẹn ṣáàlẹ́bí ṣe làlátù kó omi náà ṣé ànábì sọ́làm ṣáàlẹ́bí ṣe làlátù kọ́dí ṣe bá yẹ ká kó tẹ́ǹtì jọ àbí sàábé wo ló ṣe làlátù kọ́dí sàábé wo ló ṣe láìpẹ́ ìwé sí pẹ́sí sí yan tí gbogbo ìtẹ́ jáde fún káàkiri bí eṣin tí wọ́n sọ pé ẹ kò sí tó burú ní wọ́lídì kódà ká àwọn sàbí má ṣe kò sí tó burú mẹ́ ìkànnì tún sọ pé ẹ wọ́n ní pé kí lẹ́rìí mọ́lúdì ó ní eh, ìfẹ́ anábì lẹ́rìí rẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ dìtẹ̀ rẹ̀ ìfẹ́ anábì lẹ́rìí mọ́lúdì aláìmọ̀ tó kàn so ẹ̀yin tẹ̀sí ń tẹ̀sí ń láìpẹ́ tí ó ti pẹ́ yìí o tẹ̀yìn sọ pé eh, mọ́lúdì kò sí tó burú bẹ̀ pẹ̀lú pé ẹ eh, kí ló kọ rẹ̀ ẹ ẹ nífẹ̀ẹ́ anábì lóòótọ́ anábì ò ṣe lóòótọ́ àwọn sàbí ò ṣe lóòótọ́ ṣùgbọ́n anábì ah, ò ṣe kí lè ṣe ẹ̀dẹ̀ ń ṣe mọ́lúdì yẹn pati àtúntò kọ́dírì tẹ́ mọ́ ń ṣe ṣánábì ṣe pati rùn gbogbo tajúdínà tẹ́ mọ́ ń ṣe ìyọ́n lè ka nǹkan one thousand tẹ́ mọ́ ń ṣe tánábì ò ṣe Ah, àṣàlátù sunday sunday gbọ́dọ̀ àmì tí kò yẹ lọ́nṣẹ́ àṣàlátù sunday sunday èyí tẹ́ pé inú bídíà lẹ́ ń sùn lẹ́ ń jí tẹ́ ń wọ inú bídíà ó wá ń gbẹnu sí pé ẹ kápẹ́ntà òdì mẹ́ta ẹ kò bídíà ní bídíà ní àbí òṣè àbí òpèsè mẹ́ta àbí òmò tó ń sọ so ẹ̀rí la kà fọ́nù kuranu àwọn ẹ̀rí tàwíìdì ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta la kà fọ́nù kuranu so ìsọkúsọ ni o ìtọ́ wa jẹ́ lára àwọn ọ̀gá ìmọ̀kánmẹ́rin kí ẹ pé inú tẹ̀yìn àlọ́pìn kò sí tó ń tì wọ́n láti máa sọ bẹ́ẹ̀ sí Ibn Taymiyyah gbogbo ọ̀nà tó yàrá fi pé Ibn Taymiyyah ń kéfèé náà wá lọ́ fi ń fi mẹ́ta lọ́kàn tì lọ́dọ̀ Ibn Taymiyyah gbogbo ète bó ṣe pé Ibn Taymiyyah ń kéfèé because tọ́ba ká wo pé ká sọ nípa ìpín tàwọn ṣé mẹ́ta gan síwájú kan tó bí Ibn Taymiyyah náà ti ń sọ tẹ́rì sì ti wà ẹni tó jẹ́ iná tó súnmọ́ Abu Hanifa tó jẹ́ àwọn tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ Imam Abu Hanifa wọ́n ń pè wọ́n ní Abu Yusuf tó wọ́n jẹ́ Ya'qub ibn Ibrahim so alkọ́dí iná wọn tó jẹ́ wọn tó súnmọ́ Imam Abu Hanifa ni wọn wọn kú ní 182 years lẹ́yìn hijira 182 years lẹ́yìn hijira wọ́n ti sọ kalẹ̀ ẹgbàá wà látọ̀dọ̀ wọn kọ́ nípa ìpínlẹ̀ àwọn ìgbìmọ̀ yìí so iná tí a súnmọ́ ó wà mí dáadáa bákan náà ìdùmọ̀ǹda tí wọ́n ti kọ́ bí wọ́n ti kú ní 295 years lẹ́yìn hijira àwọn náà sọ Ibn Battah tí wọ́n kú ní 387 lẹ́yìn méjì kan wọ́n ti sọ́n pa ìpọ́tà ọdún mẹ́ta ọlọ́run fi ń ti ọ̀rọ̀ ibùdó tèmi àtẹ́kùn ṣẹ̀kù ní seven hundred and àwọn tó ṣe one eighty two àwọn Yusuf Yakubu ní Ibrahim one eighty two ni o ló kú lẹ́yìn hijira o Lumanda three ninety five Gbẹ̀bàpọ̀ three eighty seven ẹ wá sọ pé ibùdó tèmi àtúnṣe wa ní seven hundred and twenty eight ló kù yẹn àhá àhá ẹjọ́ yín kọ́ wàtẹ́pẹ́ lára ìlànà sọ pé wàhábí ibùdó tèmi yà ibùdó àbúrò ló sọ ibùdó tèmi yà náà Allahu musta'an àìmọ̀kan náà nìyẹn náà ilé máa ń sọ rẹ̀ báwo ni yóò ṣe possible kí ibùdó àgbà fọwọ́ lẹ́yìn lẹ́yìn kó sọ ibùdó tèmi àti wáṣíwájú kó sọ ọ́nà láhàlọ́ ọ̀làkọ̀ bó ṣe gbogbo ilé nǹkan o ẹni bá mọ ní ìdá pàǹkì fà sábà ọ̀tọ̀ àjà ẹni tó bá mọ ìdí tí wọ́n fi ń pariwo káàkiri ìdí tí wọ́n fi ń kígbe káàkiri èèyàn mọ ìpèníjà lójú gbogbo agbọ́n tó ń pa yẹn so ẹni bí wọ́n lè gbókè kí ni àwọn tẹ́ pé wọ́n ní àkàkún fún pé àwọn ṣe bídà lọ́wọ́ ẹ̀sẹ̀ wọn wa kò sí ibi dáa táwọn Yorùbá ṣe ń gba wọlé náà àwọn sọ̀sẹ̀ ń gba kẹfẹ́ yìí wọlé ṣùgbọ́n wọn náà sọ pé orientalist lè wà Aljanna àwọn fáwọn sọ pé kẹfẹ́ wà Aljanna so wọn gba àwọn ṣíyàn wọlé gba àwọn ọfíìsì wọlé so kí ló kàn wọlé pé àwọn ṣe bídà náà sí kí ló kàn àwọn kọlọ bídà kí ló fẹ́ gbà mẹ ọwọ́ bí àwọn òkà ọwọ́ bídà kan ó dà ẹkùn bí akú sufi ìtàn kẹfọn jẹ bídà náà sọgbọn balẹ gbogbo nǹkan máa wọlé lọ sufi kí ló wá fà lọ́sàn gan tó máa ń kí pé bídà ní kíníkan kíníkan ìdí ni pé kí ni o wọ́n fẹ́ justify ìmọ̀ àjọṣe fún sàárè ni Hmm, wọ́n fẹ́ justify ìmọ̀ àjọṣe wọ́n fẹ́ sọ pé ẹ kò sí ohun tó burú ń bẹ̀ because tẹ́lẹ̀ wọ́n nu fọ́nrán fídíò eléyìí tí mufti ọ̀hún àṣàyàn tó ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ mẹ́ pé àwọn kan claim pé ní ilé-ike wà wọn kò sí tawhid ń bẹ̀ so claim it correct because ilé-ike kan ti ń jọ́sìn fún sáré sáré àbáyé ló àmì ọ̀hún tẹ́wọ́n ló ń ju nǹkan síbẹ̀ tẹ́wọ́n ló ń bèrè lọ́wọ́ sáré àbáyé so ẹlẹ́bọ ní ìnáwó so àwọn tó wọ́n ń pèpè sáré ẹlẹ́bọ làwọn ẹni tí wọ́n ẹ bá ti ń bèrè nǹkan lọ́wọ́ lọ́wọ́ nǹkan mìíràn sí Allah subhanahu wa ta'ala ẹlẹ́bọ níwèé bẹ́ẹ̀ ṣùgbọ́n máa ń jọ́sí fún sáré ẹlẹ́bọ ni kò sí kíni kan ìkan bẹ̀ so wọ́n ní pé àpẹ́ ah, tawhid ìpè kò sí tawhid dọ́dọ̀ yín so àwọn tó ń jọ́sí fún sáré ní iná ni wọ́n rí fàásì pé wọ́n ní tawhid pẹ̀lú pé àwọn jọ́sí fún sáré so wọ́n tó sọ́dọ̀ correct so wọ́n ní ara ah, ẹ̀yìn tawhid ẹ̀yìn tawhid láti fi defend ìmọ̀ jọ́sí fún sáré and that is àwọn náà reason eléyìí táwọn àṣàkà tí pẹ́ẹ́pẹ́ẹ́ máa sọ pé ẹ̀ka máa pẹ́ because wọn tọ́ ìfẹ́ yẹn lẹ́mẹ̀ ọ ní pé àwọn tọ́jú àwọn kèfèrí jàhílíyà wọn ò gba tawhid gbòbí ara àtàrà torí wọ́n ṣe kèfèrí sí tawhid gbòbí yà ni ọlọ́run sọ pé kèfèrí ni wọ́n tó fi jẹ́ kèfèrí wọ́n fẹ́ fi rinlẹ̀ nínú ẹ̀sìn wọn wípé àwọn tó máa gbà pé ọlọ́nkọ́ ló dá àwọn kan ló ń pèsè jẹun fún wa wọn kan kìí fìrí ṣùgbọ́n ẹni tó wá lọ́pọ̀ mùsùlùmí lòun wọn tó ṣì ń lọ bí yan sàárì káàkiri tó ṣì lọ ń bèrè lọ́wọ́ àwọn sàárì káàkiri kò tí ì di kìí fìrí pẹ̀lú ẹ̀ wọ́n ní pé kìí ṣe ṣírò akbar ṣírò asgore ni àtàwọn tí ó ṣe àwọn àánú eléyìí tí wọ́n máa ń sọ lẹ́yìn láti fi dìfẹ́ǹdì ìmú ogun Allah a sọ pé iṣẹ́ èṣù ni wọ́n ṣe because tí wọ́n yàn ṣiṣẹ́ èṣù báwo ló ṣe máa wá ti máa gbá dìfẹ́ǹsì láti máa dáàbò bo ẹni tó mú ogun Allah subhanahu wa ta'ala òfẹ́ káwọn yẹn sọ fún tó ń ṣe òdá nìyẹn náà so ìdí nìyẹn tẹ́ fi rí pé àwọn tọ́jú àwọn àṣàyàn wọ́n sáà pọ̀ ní ìmọ̀ sọ pé ẹ má pín tàwọn fíjì because wọ́n gbà pé ṣíríkù kámi gbogbo ọlọ́mọba kò ní gbìyànjú kó Islam àyàfi kó débi rùbíyà nìkan ẹ wá bí wọn pé èyí mìíràn ló ń ṣe ṣíríkù rùbíyà sáà mìtàwá yìí tálẹ́ yóò tó kọ́ ló dá wa hátà àwọn kẹfìrí mọ̀ kọ́ ló dá wa ló ní kápá hátà àwọn kẹfìrí so láti jẹ́ pé ilẹ̀kùn ṣí àwọn kẹfìrí láti lè sọ àwọn mùsùlùmí nù láti sọ mùsùlùmí nù so gbogbo ohun tó fa gbogbo ariwo àti ìlàkàkà èmi tèmi àfẹ́rẹ́ tábà wá yanjú tábà yanjú pọ́ìntì tán á wà bọ́ sórí pọ́ìntì àwọn ẹ̀sùn eléyìí tí mufti àwọn àṣàyíra tó fi kan tó fi kan Ibn Taymiyyah because wọ́n sọ mẹ́ pé Ibn Taymiyyah kì í sí lára àwọn sálàf bákan náà nǹkan kò ń ṣe sálàfì pẹ̀lú pé ó ní wọn sálàf àṣẹ́jì àwọn ọmọ sálàf ah, ìfẹ́ ní wọn lágbára ọ̀ àtàrí mọ̀kan so ó ní yẹ eh, because àwọn sálàf àwọn kò wọlé lùmí fọ́gbọ́là àwọn tí wọ́n wá ní táìmù àwọn sọ̀hábà àwọn sọ̀hábà jẹ́ngàlẹ̀ àwọn tó wà ní táìmù yẹn lẹ́yìn náà àwọn tó yàn tàbíùn àwọn tó wá lẹ́yìn wọn lẹ́yìn náà tó wá lẹ́yìn wọn because Ibn Taymiyyah àwọn táìmù yẹn ń kọ́ kò sí lára àwọn sálàf àtọ́gbà àti gbọ́ wọn ní kò sọ àyè sálàfí kí ni lẹ́yìn sálàfí o ní because ó mú nǹkan wá lẹ́yìn táwọn sálàf ò sí lórí ẹ̀ wọ́n làwọn sálàf wọn ò pété òkú ìtọ́nà mẹ́ta so àwọn sálàf fúnra wọn bẹ́ẹ̀ ni agri pẹ̀lú àwọn òpin because Allah subhanahu wa ta'ala ló ti dá kọta ló ti sọ wọn tàbí mẹ́ta nínú Qur'an àwọn tó yẹ wọn àfẹ́sìn kọ wọn kọ̀ ṣáájú káàkiri ni and before Ibn Taymiyyah ṣàlàyé tẹ́lẹ̀ wọn yẹn ti sọ síwájú Ibn Taymiyyah so pé wọ́n pín yẹ aṣọ pé wọ́n pín ṣùgbọ́n ó wà lórí tàtà bọ́n àti ìsìnkọ́ rẹ̀ so pípẹ́ kọ́ ìpínyà kan ló dé tó lọ́pìn so èyí mo lè lọ́pìn so ó ní ẹ Ibn Taymiyyah so for that reason kọ̀ pé sálàfí and then ó tún wá fi àṣọ kọ́kọ́ Ibn Taymiyyah ó ní pé Ibn Taymiyyah ń kọ́ ó ṣe tẹ̀jì sí i so pé Ibn Taymiyyah sọ pé Allah subhanahu wa ta'ala ó dà gẹ́gẹ́ bí arábí tí wọ́n báyìí ni bí Allah ní arábí tí ó sọ pé ó ń pa ọmọ Ibn Taymiyyah naam so ó ń sọ pé Ibn Taymiyyah Ibn Taymiyyah kó sí tẹ̀jísìm tẹ̀jísìm ni pé ká sọ pé bí Allah subhanahu wa ta'ala ní arábí sọ báyìí ó dẹ̀ ń gbé ìgbésẹ̀ bí ìgbésẹ̀ sọ báyìí tẹ̀lé pé ó pa ọmọ Ibn Taymiyyah pé Ibn Taymiyyah sọ pé Allah sọ kalẹ̀ kí mo yẹn sọ kalẹ̀ lómi bàrí mi yìí eléyìí ìpa ọmọ Ibn Taymiyyah á ṣàlàyé insha Allah so pẹ̀lú pé ọ̀tọ́ pé Ibn Taymiyyah sọ yìí nípa tẹ̀sínú tàwọ̀hìdì pé ìpín táwọn ìsìnà mẹ́ta àṣàlàyé ń pa yẹn pé mítẹ̀mí àkọlọ́pọ̀ ni so pọ́ńtì ẹ̀kẹ́ tó sọ pé mítẹ̀mí kò ń ṣe sálàfí òun ni pé ó kó stage sí and then tó dẹ̀ tó ń tọ́ka sí pé àní wọ́n ń wá ète àti ọ̀nà láti pé Ibn Taymiyyah ní kèfèrí ni because stage sí mu kí wọ́n ṣe stage sí mu mú ìsìn ìdí kèfèrí ni kó fò sa pọ́nbélé ni tó sì jẹ́ pé létí yẹn gẹ́gẹ́ náà àwọn ọ̀gá so òun ọ̀gọ̀ tí láyà láyà láti làámọ́lẹ̀ ni tó sọ next week kódà kò lè jẹ ìlójú yóò sọ next week pé kẹfẹ́ gidi mímú ìwé kò lè jẹ ìlójú yóò sọ bẹ́ẹ̀ so ó ní wọ́n láti pé ibi tèmi à kẹfẹ́ yìí láti pé àwọn ahlu sunna jẹ́lẹ́gàlì kẹfẹ́ yìí náà so ẹni tó kọ́ sọ tó sọ yẹn wọn ní ọ̀nà ibùdó bàtòtò àwọn pẹ̀lú ibùdó bàtòtò so ibùdó bàtòtò Muhammad ibn Abdullah so ìmọ̀ ní káàkiri inú ń kọ́tọ̀ káàkiri ni ibùdó bàtòtò yẹn so òun ló pa àwọn ìmọ̀ ibùdó tèmi alákọ̀ọ́kọ́ ikọ̀ pé ibùdó tèmi yà ó sọ pé ọlọ́mọba ó àádẹ́ a ṣàlàyé aburú tí ń bẹ níbi ọ̀rọ̀ yìí bí ojú ọ̀nà bí ọ̀nà mẹ́rin àbí a sọ pé a jẹ́ kí ó hàn pé a ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò bá mu tí ó ń ṣòótọ́ ni bí ọ̀nà mẹ́rin òun ni pé ìbìnàmà tó tọ́ ó sọ̀rọ̀ rẹ̀ pé kí ni ó ní wà kún tún Isaac bí Damascus ó ní gbà náà mo wà ní Damascus Damascus ní ìlú Bẹ̀tẹ̀míyà ó ní Muhammed fàbọ́kùtù yawm al-jumu'ah ó ní mo lọ sọ́dọ̀ rẹ̀ mo wà mí ìjókòó rẹ̀ níjọ́ jùmọ̀ so tó ń ṣe wá sí lẹ́gbẹ̀rún ní Dimashi gangan ó ní Ibn Taymiyyah ó ṣe wáàsí lórí mímbàrí lórí mímbàrí Dimashi so tó ń ràn wọ́n létí tó ń ṣe wọ́n sọ̀rọ̀ àwọn èèyàn fàkàtà min jumlati kalamihi lára àwọn ọ̀rọ̀ tí Ibn Taymiyyah sọ Ibn Battuta tó parí Ibn Taymiyyah sọ̀rọ̀ yóò lára ọ̀rọ̀ tí Ibn Taymiyyah sọ yẹn ní pé kí ni inna Allaha yanzilu ila sama'i dunya ọlọ́run máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé sọ̀kalẹ̀ zúùlì hàrà gẹ́gẹ́ bí mo ṣe sọ̀kalẹ̀ yìí ọlọ́wà sọ̀kalẹ̀ wá gbé stẹ́ẹ̀pù kan bọ́lẹ̀ lógun gbà yàn eléyìí irọ́ pọ́nbélé ni irọ́ ni wọ́n ẹlẹ́ẹ̀kejì ìfẹ́ gbógun ti àdísà nígbà Muhammad sallallahu alayhi wa sallam fúnàbí sọ pé inna Allaha tabaraka wa ta'ala Allah subhanahu wa ta'ala wọ́n máa ń sọ̀kalẹ̀ ní ìdẹ́kẹta àwọn tó gbẹ̀yìn wá sí sọmọ ayé ìfẹ́ gbógun ti àdísì yẹn ìfẹ́ gbógun ti àkídà àwọn òsùnmí yẹn ni wọ́n fi wá wúwo ẹgbẹ́ ọmọ ibùdó mi sọ pé bí ìyẹn ṣe máa ń ṣe so a sọ pé ọlọ́kọ̀ yìí alákọ̀ọ́kọ́ pẹ̀lú pé Ibn Battuta tó sọ̀rọ̀ yìí ń kọ́ kò pàdé Ibn Taymiyyah rí láyé Ibn Battuta tó sọ̀rọ̀ yìí ń kọ́ kò pàdé Ibn Taymiyyah kò gbọ́ kẹ́lú Ibn Taymiyyah rí láyé kí ló fà á ni pé Ibn Battuta ó dé Damascus ìlú Ibn Taymiyyah ó débẹ̀ ní ọjọ́ Thursday tó yẹ 19 Ramadan ọdún 726 ìjọ Thursday 19 Ramadan 726 ìjìríyà ní Ibn Battuta tó ń parọ́ yìí ló dé kí ni ó lórí Damascus àwọn ọmọ ọ̀yà mufti àwọn àṣàyíkà ọmọ àwọn sufi wọ́n sì ti dìtẹ̀ láti tí bẹ́tẹ̀ mí àmọ́lé wọ́n ti tí mọ́ láti ṣàbán ọdún yẹn a sọ pé ṣàbán nǹkan ó wá bí fọ́ Ramadan báwo ni ẹni tí wọ́n ti tì mọ́lé ní ṣàbán báwo ló ṣe wá sí ní Ramadan káwọn tó kí o sọ pé Ramadan bẹ̀rẹ̀ tiẹ̀ gígan onígbà tó wà tó débẹ̀ ni actually táìmì nǹkan ó jẹ́ ìwọ̀n Ramadan tó débẹ̀ náà ṣùgbọ́n lẹ́ni tó ti tì mọ́lé kò dẹ̀ bọ́ta kó láti mọ́lé yẹn ọ̀sùn àti yẹ́ tó so láti bí ọ̀tẹ̀ táwọn ọmọ ya musa ṣáyọ tó dìbò Ibn Taymiyyah àgbà náà Allahu musta'an báwo lè pọ́sìbò kó pàdé ẹ̀ àbí kó gbọ́n lẹ́nu ẹ̀ so ó kọ́ kílẹ̀ pé wájú yẹn ń kọ́ irọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó bá ka ìtọ́ Ibn Taymiyyah dáadáa pẹ̀lú àwọn tó jẹ́ wọn ọmọ kí Ibn Taymiyyah á mọ̀ pé Ibn Taymiyyah ń ṣe wáàsí lórí mímbàrí Ibn Taymiyyah kẹlẹ́wọ̀n tó pé owó àlọ́ mímbàrí wá sọ̀kalẹ̀ Ibn Taymiyyah ń kọ́ kìí ṣe wáàsí mímbàrí tó bá wọ gbogbo tí àwọn ọmọ kí Ibn Taymiyyah wọ́n sọ pé ó ní àga tí wọ́n fi ń ṣe wá tí wọ́n fi ń ṣe ẹ̀kọ́ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí ni àwọn ìyá àgbàdo mọ́ jókòó sí kì í ṣe pé ìmọ̀ àgbàdo mọ́ wà so ẹ̀gbọ́n irọ́ tó fẹ́ pa kò jẹ́ kó mọ tó fẹ́ sọ sí ó kọ́ pa ọ̀rọ̀ yẹn náà ni ó jẹ́ ojú ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ojú ẹlẹ́ẹ̀kẹta tẹ́wọ̀ fi jẹ́ ọ̀rọ̀ irọ́ òun ni pé ọ̀rọ̀ tí ìbìmọ̀ tó sọ pé ìbìmọ̀ tèmi sọ yìí kọ́ ó yapa sí ohun tí ìbìmọ̀ tèmi máa fi ń rinlẹ̀ náà gbogbo àwọn tí tèmi yà so nǹkan tí ìbìmọ̀ tèmi sọ pé kí ni yẹ́jìbù ìsìmáàtì bílá tẹ̀síwì gbogbo tí ẹdùn tèmi lọ́kọ̀ àmọ́ nígbà tó ẹdùn tèmi yàn náà gbogbo yẹn ṣàlẹ̀ rí ìràkàkiri ẹ̀rà kẹ́kà látòkè délẹ̀ thirty five volumes ẹ lọ ka gbogbo ẹ̀ ẹ rí ọ̀rọ̀ tí ẹdùn tèmi yàn sọ̀rọ̀ ẹdùn tèmi yàn ẹ̀rọ àsọyìn mi kankan ìpè ẹ̀ ká fọlọ́ máa wé kan báyìí wọ́n ti fi ń rìn gbogbo tí ẹdùn tèmi yàn ìtò kéré ta lè rí mẹ́rin tó sì wà a máa fi àwọn Allah subhanahu wa ta'ala nílẹ̀ láì ní fi Allah wé nǹkan kan lè sàkàmẹ́sì iṣẹ́ yìí kò sí nǹkan tó ju Allah subhanahu wa ta'ala tó fi alùkọ̀ọ́ tó lè nǹkan ó ya paun tí Ibn Taymiyyah wà lórí ẹ̀ nínú nǹkan ìmọ̀ Ibn Taymiyyah ojú ẹlẹ́ẹ̀kẹrin tọ́rọ̀ ìfi jẹ́ pé àní ìdá àdápa ẹ̀rọ lérí Ibn Taymiyyah ni òun pé Ibn Taymiyyah tó wá ní àlàyé ọ̀rọ̀ yìí gẹ̀ẹ́nu ó ní tíra láyé ọ̀tọ̀ tó fi ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n kó tíra ní sẹ́ríṣù àdísì nùzùl wọ́n á lọ ka tíra látòkè nílẹ̀ ò ní ríru ọ̀rọ̀ tí Ibn Battuta tó ó jẹ́ pọ́ìntì ah, mẹ́rin yìí ó jẹ́ ká mọ̀ pé àdápa irọ́ pọ́nbélé àdápa irọ́ pọ́nbélé òun náà lọ̀rọ̀ tí Ibn Battuta ń sọ pé òun gbọ́ tí Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀ irọ́ pọ́nbélé ni so àwọn tí wọ́n lè ń gbà wá náà púpọ̀ ní wọ́n ti máa gbọ́ pé irọ́ náà lọ̀rọ̀ yẹn náà ṣùgbọ́n ah, wọ́n mọ̀ tún gbà wá náà òpó náà gbogbo wọn wọ́n pa ọmọ ṣe Allah subhanahu wa ta'ala ni ohun tó wá débi ah, pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn ti yanjú ọ̀rọ̀ aspect ọ̀rọ̀ Ah, pé ìwé àkìrí sáláfí pé eh, ó sọ pé tètè yẹn àwọn káwọn pẹ̀lú ọ̀nì and then ó jẹ́ ọ̀nà láti fi pẹ́ pé ìbùtẹ̀míyá alẹ́gbẹ̀gbẹ̀ fèrè tó jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú ọ̀rọ̀ tí múṣọ̀rọ̀ àṣáyọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí múṣọ̀rọ̀ àṣáyọ̀ tó fi tó fi lọ́lẹ̀ lókè ẹni tó bó sẹ́lẹ̀ kẹta yẹn lọ ó ní pọ́ìntì kan àmì kẹ́lẹ́mọ̀ pé eh, ìbùtẹ̀míyá àkìrí sáláfí yẹn kó tó di pé múṣọ̀rọ̀ àṣáyọ̀ sọ ó ní àfa kan náà àfa azhar wọn kó kan ní Muhammad Khalil Agas afáyì wọ́n wọ́n study philosophy àbí àwọn tó jẹ́ mọ́ ilmul kalam ní azhar bàtí wọ́n parí àwọn tó jẹ́ wọn ọ̀gá wọn ní àwọn ọ̀gá tó jẹ́ pé wọn tó jẹ́ wọn tábìlì tèmíyà wọ́n fún wọn ní research bá sì pé ẹ̀ kí wọ́n lọ ṣèwádìí nípa pé ibùdó tèmíyà kì í ṣe sáláfí irú ọ̀rọ̀ tí mo fi ṣàwọn àṣàyàn sọ yìí náà ni pé kì í ṣe sáláfí afáyì wa bọ́ta tó wá kọ́ ibùdó tèmíyà jọ ó wà ká fúnra rẹ̀ wọ́n sì wọ́n ni wọ́n kàn gbọ́ pé ibùdó tèmíyà ni ẹlẹ́bí ọ̀ka afáyíwá kà á pé ah ó sì tún bá kúrò lójú ọ̀nà àwọn àṣáyà pé láyé òun ti kó lójú ọ̀nà yìí ó sì bọ́ sójú ọ̀nà wọn ojú ọ̀nà àwọn mùsùlùmí ojú ọ̀nà àwọn àlùsùnà ó wá ṣe bá àfihàn kọ ó wá pè bá àfihàn pé kìnnìún Ibn Taymiyyah as-Salafi ó pé ọkọ̀ bá fihàn ó dẹ̀ ṣe ó sọ nípa bá fihàn ní azak mẹ́rin tí rìkọ́dì yẹn wà ní ọdún rìkọ́dì yẹn wà bá fihàn ló wà ó wà ń ta tó yẹ pé táyà ti bá fihàn yẹn Ibn Taymiyyah as-Salafi nítorí ti bá fi yẹn bí a tó wá ṣàǹfààní bẹ tí mo ṣàǹfààní wá ṣàǹfààní bẹ bí a fi ni ìkọ́ táwọn ọ̀tá kọ́ pa fún ni gbogbo tó ń gbé so tí wọ́n bọ́ sí ibi ẹlẹ́kẹta yẹn wọ́n rí pé ó ní àwọn ahlu sunnah àwọn mùsùlùmí àwọn àwọn Ibn Taymiyyah wọ́n máa ń sọ pé Ọlọ́hun ń bẹ nínú sánmà eléyìí òyìnbó ni o àdápa ẹ̀rọ pọ́nbélé ni tọ́tọ́pọ́ Ọlọ́hun máa ń bẹ nínú sánmà so pẹ̀lú pé wọ́n ní wọ́n sọ pé àmì ah, ń tún mọ́ fi sàmà àyà Qur'an tí a sọ pé àṣẹ ń fọkànbalẹ̀ lọ́dọ̀ ẹni tẹ́ kó wà ní sánmọ̀ ni pé tó bá rán ìjì tó bá lágbára tó bá rán sí yín so tá ni wọ́n sọ pé ah, mọ́ fi sàmà tó wà mí ń kọ́ Allah subhanahu wa ta'ala ni pé Allah náà ni ẹni tó wà ní sánmọ̀ Allah ni tó wà ní sánmọ̀ eléyò ìgbà gbogbo mùsùlùmí nìyẹn náà mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tí wọ́n dúró lórí ẹ̀sìn tí òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam tó mú wa fún wọn wọ́n gbà pé Allah wà ní sánmọ̀ náà so wá ní ẹ máa ń fi sàmì pé ẹni tó wà nínú sánmà ní túmọ̀ wọ́n lè ṣe pé wọ́n á ń ṣe rọ́dù fún tí wọ́n sọ ẹ mọ common argument kí ẹ mọ kí èèyàn kó wà kó sọ nǹkan kan á wà sọ pé owó sọ á wà máa rọ́dà nǹkan yẹn á máa ṣe rọ́dù fún nǹkan yẹn lájẹ́ kó àpé wípé nǹkan yẹn nǹkan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni yàrá sẹ́yìn tẹ́ni yẹn sọ kọ́ nìyẹn wọ́n sọ pé ìyàwó wà nínú sánmà tó bá lè kọ́ nǹkan lọ́wọ́ wà nínú sánmà kó wà náà ìdá rẹ̀ eh, gbogbo ló ti wà kó tó dá sánmà àtàwọn rẹ̀ rẹ́tọ́rìkì tí ó gbádùn tó ń sọ. Allah musta'an so alákọ̀ọ́kọ́ ahlùsùnà wọn ò sọ pé wọ́n wà nínú sọ́mọ́ o man fi sàmà fi yẹn kò ń ṣe fi tó túmọ̀ sí pé nǹkan wà nínú nǹkan o because bí a lè jẹ́ kó ṣùgbọ́n ó jẹ́ pé àìní tó àìmọ̀ tó ṣá nínú ìtumọ̀ lágbára náà ṣá because wọ́n pẹ́ fi lágbára náà kò túmọ̀ sí pé ẹ ó wà ní inú rẹ̀ ni ẹ kì í fún alápẹ̀lẹ̀ wàtí Allah ń sọ fún màláíkà ọ̀yẹ̀kọ́lá wọ́n búkà lílì màláíkà tì ẹ̀ní yá ìrúnfìlà áàdì khalifa wọ́n sọ màláíkà pé mo fẹ́ sórí ilẹ̀ ṣé fil ardi ṣé sínú ilẹ̀ ló máa tú sí ṣé inú ilẹ̀ ló máa bá dá wa sí àbúrò ilẹ̀ la wa ṣé inú ilẹ̀ la wa pé fil ardi ṣé inú ilẹ̀ la ń gbé ni ṣé inú ilẹ̀ la ń gbé àbúrò ilẹ̀ la ń gbé orí ilẹ̀ la náà wọ́n pè é fil ardi yẹn inú ilẹ̀ ni inú ilẹ̀ ni kò possible náà so fi ẹ̀ ń kọ́ bìmánà àlá ni lórí ilẹ̀ ni Allah sọ fún wa nìkan pé fàṣírù fil ardi ẹ̀rìn lọ lórí ilẹ̀ tí wọ́n sọ pé ẹ̀rìn lọ́nu ilẹ̀ lọ́wọ́ máa sọ fún wa ni ẹ̀rìn lọ́nu ilẹ̀ yá ẹgbẹ́ lọ yá ẹmọ nǹkan àpè nínú ilẹ̀ kò possible náà ṣé ìwòfin àti ẹ̀rìn lórí ilẹ̀ ni ẹ̀yìn lórí rẹ̀ fíyẹ́ ń kó bí máa ń kí ni bí máa ń pẹ́ lórí ẹ̀ náà ni. bákan náà ìgbà tí ọ̀gá àwọn jàmíjà tó jọ̀gá àwọn àkọ́kọ́ òun náà ni fìràwọ̀ so òun lọ́kọ́ dì náà yẹn kọ́ ló máa ń bẹ́ sọ́mọ̀ ọ̀gá àwọn jàmíjà òun ni fìràwọ̀ òun lọ́kọ́ dì náà yẹn lómi tó fi sọ pé ẹ̀yà hamẹ́ bẹ̀rẹ̀ lè sọ́lá ńlá alí abdulgul asbab asbab as-samawat wọ́n sọ pé ó ń pè mínísítà rẹ̀ hamẹ́ pé ẹ mi kó mi kan tó ga so mo fẹ́ lọ wo ọlọ́mọ Musa lókè ó fẹ́ fi àlẹ́ Musa ṣe ìyẹ́ rí pé àlẹ́ Musa sọpọ́ lọ́mọ ọbẹ̀ lókè ó fẹ́ fi ṣe ìyẹ́ ni o tó ń tọ́ka sí pé àní àkídà tí àwọn mùsùlùmí wà lókè tipẹ́tipẹ́ nìyẹn látàrí àwọn ànábì ọlọ́wọ́ ó ń tọ́ka sí pé Musa náà pé Firaun síbi àkídà pé aláwa kí ni aláwa ń sọmọ ni kò ṣe nínú sọmọ o a ṣe ṣàlàyé dáadáa insha Allah so Firaun kọ́ ó takọ pé aláwa àbúrò wọn sọmọ aláwa ó wà ní sọmọ ó takọ kùránù náà takò so ọ̀gá àwọn tó wọ́n ń sọ̀rọ̀ tó ń fẹ́ tó ń gbógun ti àwọn tó wọ́n jọ́sí fún bí ẹbí ẹyọ ṣe gbógun ti àwọn tó ń jọ́sí fún Allah tó wọ́n ń sọ̀rọ̀ tó ń gbógun ti àwọn tó ń jọ́sí fún Allah ó ní ọ̀làwùsọ̀ libannakum fi judhu'in nakhl pé máa kàn yín mọ́ ara igi ọ̀pẹ fi tó àmì ẹ̀ sọ pé ṣé inú igi ọ̀pẹ ṣé yóò lánà igi ọ̀pẹ yóò kàn ọmọ náà ni fi yẹn ìbí fi yẹn pé rárá kò túmọ̀ sí pé nínú gẹ́gẹ́ ló àsàmà kò túmọ̀ sí pé nínú àgẹ́gẹ́ àwọn àyàtà ṣe ń sìn yàn àsàmà wòye náà kò tẹ́ pé sínú sky táwọn wò lọ́kàn yìí wọ́n rí fàṣì ṣùgbọ́n jíhà ọ̀lọ́wù ni wọ́n sọ pé ó wà above ẹni tó wà lórí wa tó wà lórí gbogbo nǹkan gbogbo nǹkan wa táǹkọ́ kò sí tó gẹ́jọ́ aláàlọ́ ó ṣe wà lóhun àdísà nàbì wọlé sáfà kọ́ kàṣe kò sí nǹkan tó tó ju aláàlọ́ àzọ́hì tí wọ́n àzọ́hì kò kọ́ aláàlọ́ pé kí ni o ẹni tó kúrò fi ń ga jùlọ kò sí tó fi ń ga ju aláàṣù yẹn rárá lọ aláàṣù nípa pé alrahmanu ala al-arshi istawa Allah subhanahu wa ta'ala ń bẹ lórí arṣu rẹ̀ so eléyìí àlàyé tó clear ni ṣùgbọ́n wọn Jahmiyya àtọ́n gbà wá sí àwọn dání wọn máa tako eléyìí wọn máa tako eléyìí so àbẹ́ni kí wọn sọ pé ẹ eh, ọlọ́run ò sí mẹ́ ọlọ́run ò sí ní òkè sánmà ọlọ́run ò sí lókè sánmà so eléyìí o ìfẹ́ máa sọ pé èyí mọ̀ ju ànábì lọ ni o because eléyìí ohun táwọn ìmọ̀ ń sọ lára náà àdéṣì ni níbi àdéṣì kan ànábì gbé lọ́wọ́ arábìnrin sọ pé àìnà Allah obìnrin sọ pé fi sámà alámi sì gba ìdáhùn yẹn lọ́wọ́ rẹ̀ alámi bí obìnrin pé ibùdó ọlọ́run bá wà obìnrin yẹn sọ pé àpéyà ní sánmọ̀ ni alámi sì gba ìdáhùn yẹn lọ́wọ́ rẹ̀ tó bá sọ pé fìsàmọ́ kọ̀rẹ́ ti ń kọ́ ayé kó ń sọ pé ń sánmi sọ kọ̀rẹ́ ti yẹn alámi máa ń sọ pé ṣé ẹ fọkànbalẹ̀ sí mi ni ẹ fọkànbalẹ̀ sí mi ẹni tó sánmọ̀ Allah subhanahu so sánmọ̀ yẹn kọ́ ní bímá ń pé ni o ní ni ìtòfin ga jù ẹ kì í ṣe pé sky táwọn olókan wa ah, kàlà léyìí orí bẹ́ẹ̀ so fílẹ̀ ní nǹkan fí òtún mọ̀ sí pé nínú ló wà lọ́jọ́ kí ni ó wà àbó òwú sọ́mọ̀nì ó wà lókè sọ́mọ̀ àwátà ni tó wà àbó òwú sọ́mọ̀nì eléyìí ọ̀rọ̀ tó kọ̀rọ̀ sí eléyìí ọ̀rọ̀ tó kọ̀rọ̀ sí eléyìí yóò ní bí àwọn ọgbòǹgbò eléyìí tó wà náà rẹ̀ ìtòkọ̀ tó kọ̀ panilẹ́rìn náà ti mú sọ̀rọ̀ sáyẹ̀nsọ̀ mo ní pé ẹ kó sọ pé ẹ Abubakar Siddiq khalifa alákọ̀ọ́kọ́ kí wọ́n sẹ́sí bàkí ra ilé ìtìyẹ̀fọ́ ni kúrò kò ní yọ lójú náà àwọn àtàwọn rọ́fìtì àwọn ṣìyàn yorùbá kankan náà ni ìkànnà rọ́fìtì sọ láìpẹ́ pé yàrá àlejì ni wọ́n sì yàn nábì sí so tó yẹn wá sọ bẹ́ẹ̀ ilé ìdẹ́gbẹ́ nípa Abubakar kí wọ́n sẹ́sí bàkí ra kò lè fọ́nà tàbí tó gbó mùsùlùmí lọ́mọ̀ pé Abubakar anabi Abubakar àti ọmọ gbọ̀ngàn yàrá ìyàwó Aisha radiyallahu anha ni wọ́n sọ wọ́n sí ṣùgbọ́n kí pẹ̀lú ayégbésí àyèmọ̀kan àti ìfẹ́nú wọ́n gbé káàkiri kọ́sẹ́ ilé ìhun tó wà náà ẹwu mùsùlùmí ni wọ́n tán kí ó mọ̀ pé àbúbákà tí wọ́n máa tàbí nǹkan yàrá yàrá Aisha ni wọ́n ṣe wọ́n sí so ilé ìjọ ní gbà kí ẹ̀nà sí àbúbákà sí ní nǹkan kìnìkan ọ̀gára iṣẹ́ àná sọ kújọ ni pé pé yàrá àlẹ́ yìí wọ́n sin ànábì sí àtàwọn nǹkan tẹ́ pé gbogbo yẹn mọ̀ pẹ̀lú ọ̀pọ̀ mùsùlùmí lọ́mọ yẹn pé bó ṣe rí ní ẹ̀sẹ̀ ọlọ́mọba nìyí but Allah mustaan àdánwò ńlá ni ni àwọn làwọn tọ́nà tí iṣẹ́ tán dẹ́sí wáyé àdéhùn ńlá ni wọ́n àbí Allah subhanahu wa ta'ala kí ó la àwọn mùsùlùmí ilẹ̀ yorùbá kó la àkó lọ́wọ́ wọn kó la àkó lọ́wọ́ wọn hada wallahu a'lam wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh